إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عبار الله اتقوا الله تعالى اتقوا الله تعالى وأوفوا بعهد الله وميثاقه فإن لله عليكم عهودا وميثاقا فينبغي عليكم وفاؤها وقد قال الله تعالى وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقال الله تعالى تحذيرا لنا أن نقض العهد والميثاق الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون عباد الله فعلى كلنا فعلى كل بني آدم عهد عهد الله عليه وميثاقه وعلى كل مؤمن عهد الله وميثاقه ولذلك قال الله تعالى واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور عباد الله فلا نكون كبني إسرائيل فلا نكون كالذين أعطاهم الله الكتاب من قبلنا فهم نقضوا الميثاق ولم يوفوا بالعهد فقال الله تعالى فبما نقضهم ميثاقهم لعناهم عباد الله من أسباب لعنة الله هو نقض ميثاق الله وعدم الوفاة بعهد الله فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية وروى أنس عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له فالله سبحانه وتعالى يحذرنا من عدم الوفاء بالعهد بيننا بين أنفسنا فكيف بالعهد مع الله فكيف بميثاق الله الذي واثقكم الله به عباد الله يجب علينا استحضار هذا فإننا نعيش في غفلة عمياء فلا نتفكر في ميثاق الله ولا نتذكر الحجج الله علينا التي قد أقامها الله تعالى على كل بني آدم عباد الله دجدج gbogbo ọpẹ́ بني bá أن يلعب سبحانه وتعالى ọlọ́wọ́ subhanahu a sì wáyé wọn lọ́wọ́ rẹ̀ ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bá tọ́ sọ́nà ní ó mẹ́nà ó ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá sì lọ́nà kò sẹ́ni kankan tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rí pé kò sí kankan tó tọ́ ìjọsìn àfi Ọlọ́run Ọba Allah ní Ibadallah ẹ páyà Ọba ẹ Ọba subhanahu wa ta'ala ẹ sì pé àwọn àdéhùn Ọlọ́run Ọba àtàwọn àbúra tẹ́ ṣe fọ́nà Ọba subhanahu wa gbogbo wa la Ọba o gbogbo wa lọ́lọ́wọ́ bó sì bí wá nípa àbúra ta gbogbo wa subhanahu wa ta'ala nípa àdéhùn tí ń bẹ láàrin wa àtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ahdullahi àdéhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbà lọ́dọ̀ wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sì ń pàwà láṣẹ ní pé ká àdéhùn yìí nígbà tó sì pẹ́ ti sàdéhùn pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wala tanqudhu al-aymana ba'da tawkidiha ẹ má já bẹ́ẹ̀ sì ni ẹ má já ń bá àdéhùn ẹ má já ń bá àbúra yín lẹ́yìn gbàtẹ́ bá ti so bákaná Ọlọ́run wa ta'ala ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀rọ Ọlọ́run Ọba lé yín o wa mithaqahu ọlọ́wọ́ bá tún náwà létí àdéhùn àti búra ta sí pẹ̀lú ọlọ́wọ́ bá wa mithaqahu àti búra yí àtàdéhùn yí pẹ̀lú ọlọ́wọ́ bá alladhi wathaqakum bi tọ́lọ́wọ́ bá gbà lọ́wọ́ yí idh qultum

نقضهم ميثاقهم pẹ̀lú pé wọ́n ma ń jàmbá àwọn àdéhùn wọn Ọba la'annahum asẹ́bílé wa qulubahum qasiya a sì wọn ibadallah tó yà bá ń wá kí ó jìnà Ọba àti Ọba ati koko rẹ̀ má Ọba ìjọ́ wa máa wá sí wa wo wo ibadallah orisirisi àdéhùn ló wà láàrin wa tọ́lọ́wọ́ bá wa ta'ala oríṣiríṣi ìbúra ló wà láàrin wa tọ́lọ́wọ́ bá subhanahu wa alákọ̀ọ́kọ́ nú rẹ̀ òun ni mìíṣàkù tọ́lọ́wọ́ bá gbà lọ́wọ́ wa gbogbo àti gbogbo ẹni tí ó máa bẹ títí tó jẹ́ ọgbẹ́ndé ọlọ́wọ́n bá gba gbogbo wọn jáde látara nabi adam pátápátá ọlọ́wọ́n bá ń sọ nú suratul a'raf ọlọ́wọ́n bá ní wa idh akhadha nígbàtí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó gbà lára nabi adam lé àtẹ̀yìn rẹ̀ àwọn àrọmọdọ́mà rẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala gba gbogbo wọn jáde wa ashhadahum ala anfusihim ọlọ́wọ́ bá wájé kí wọ́n jẹ́rìí lórí ara wọn tọ́lọ́wọ́ ń bí wọ́n pé alastu bi rabbikum sí mẹ́kọ́ mo dáyìn ni so gbogbo wa báyìí láti jẹ́rìí pé ọlọ́wọ́ ló dáwà ibadallah ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sì bí wá nípa ìjẹ́rìí qalu bala shahidna abẹ́ ni abúra a sì jẹ́rìí ọlọ́ni an taqulu kama wa ma sọ yawmal qiyama lọ́jọ́ gbẹ́ndẹ̀ inna kunna an hadha la nípa wà wà mọ́ ń náà a mọ̀ pé dáwà ní ọlọ́wọ́ bá ta bá máa àbájọ́sìn fún ọ <coughs> torí pé gbogbo ìntọ́mì ìyẹn lè lò lẹ́rí láti fi bọ́ra rẹ̀ kúrò nínú yọ Ọlọ́run Ọba gbogbo ẹ̀wọ́n kọwa subhanahu wa ta'ala ó ti dè gbogbo ẹ̀ Ọlọ́run Ọba ti dè gbogbo ẹ̀ níwájú ó ti dè gbogbo ẹ̀ lẹ́yìn ipé a ma ń pagọ́ ìbò ní tó bá ti ẹ̀wá sí pé Ọlọ́run gbà ká tó dáyé hun tó bá ti ẹ̀lé tó bá yẹ kó gbé wa dé ní ká ti ẹ̀wá kama kó wọn ló dáwà ní ọlọ́wọ́n bá ti ṣe o ibadallah ibn abbas radiyallahu anhu o sọ pé annallaha masaha sulba adam ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó wọ́ ẹ̀yàn nabi adam fastakhraja minhu kulla nasma huwa khalaqaha gbogbo àwọn ma nabi adama tọ́lọ́wọ́n bá dá gbogbo ẹ̀ gbogbo ọlọ́wọ́ bá kó jáde látara rẹ̀ ila yawmil qiyamah títí olóò gbé ndẹni o fa akhadha minhumul mithaq ọlọ́wọ́ bá wá gbé àdéhùn látọ̀dọ̀ wọn an ya'buduhu ní pé ká máa jọ́sì fọ́lọ́wọ́ bá nìkan tó só ní o wa la yushriku bihi shay'an thumma a'adahum fi sulbihi ọlọ́wọ́ bá dáwọn padà sára nabi adam falan taquma as-sa'a ìgbéǹde òní ṣẹlẹ̀ hatta yuladu man a'ta al-mithaqa yawmaidhin títí tó fi sọ pé gbogbo àwọn tọ́lọ̀wọ́ bá gba àdéhùn lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn gbogbo wọn ni wọ́n bí sáyé faman adraka minhumul mithaq faman adraka minhumul mithaq al-akhar ẹlùmí wà lè máa bèèrè tó bá tẹ́ ó ṣẹlẹ̀ nígbàtẹ́ tí ló ṣẹlẹ̀ Ọlọ́run bá sì sọ́nù Kùránì bọ̀ ìwọ̀n ò rántí gbàtóhun délé ayé òun sọ ní pé àrántí kí nígbàtá àrántí kí wá ní purpose rẹ̀ so Ibn Abbas wọ́n sọ pé Ọlọ́run bá fún wa against kìí ṣe pọ́pọ̀sì rẹ̀ ní pé torí pé kó bá fi dáyé kó wá rántí rẹ̀ tí gbogbo bá rántí rẹ̀ gbogbo wà láńlá jẹ́nànù so Ibn Abbas wọ́n sọ pé faman adraka minhumul mithaqal akhar ẹni tó bá fi pé àdéhùn kejì èwo làdéhùn kejì أدرك منهم ميثاق الآخر فوفى به نفعه الميثاق الأول tó bá pé àdéhùn ìtẹ̀láwọn annabi Ọlọ́run Ọba ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu ìgbàgbọ́nú Ọlọ́run Ọba ìjọsìn fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo nígbà tó dáyé mìíṣàkó èyí tó ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba yóò wá ṣe láǹfàní ẹwọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹwọ títóbi Ọlọ́run Ọba kódà ò ní ma ló wà rí inú Kùránì pé àà Ọlọ́run Ọba ti gba mìísá kan lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ àdéhùn kan lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ torí kò sẹ́ni tó rántí ìbádàlá kìí ṣe pọ́pùsì rẹ̀ nìyẹn pé kárántí an taqulu yawma al-qiyamati inna kunna an hadha la ghafilun Ọlọ́run Ọba ti sọ pọ́pùsì rẹ̀ fún wa

hujja ọlọ́run ọba sì ní lórí wa ibadallah bákaná ibadallah nínú àwọn mìfàkọ ọlọ́run ọba nínú àwọn àdéhùn ọlọ́run ọba òun làdéhùn tó ọlọ́run ọba gbà látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tún gba àdéhùn látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní wa idh akhadhna minan nabiyyina mithaqahum gbà صلى الله عليه وسلم ومن نوح أقبلت نوح وإبراهيم أقبلت إبراهيم النبي إبراهيم عليه السلام وموسى أقبلت النبي موسى وعيسى بن مريم أتي أقبلت عيسى وأخذنا منهم ميثاقا غليظا ọlọ́run bá wá ní kí wá ṣe pé a kàn gba àdéhùn lásán àdéhùn tó nípa tó lágbára lágbà lọ́dọ̀ wọn ọlọ́ọ̀bá ni yas'ala as-sadiqina an sidqihim nítorí ẹni tó bá jẹ́ olódodo kábà fi bí nípa ìjódodo rẹ̀ wa a'adda lil kafirina azaban alima ọlọ́ọ̀bá sì pèsè fáwọn tó jẹ́ kéfèrí yẹlẹ́ta ilé rorí o ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gba àdéhùn lọ́dọ̀ àwọn nabi rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá sì bí wọ́n lọ́jọ́ ọgbẹ́ndé eléyìí ọ̀pọ̀lọpọ̀ àdíti ló gbà wá so ìdá nabi sallallahu alaihi wasallam fi ma emphasize iṣẹ́ jẹ́rìí fún mi ní pé mo ti jíṣẹ́ tó àdéhùn àdéhùn ni wọ́n bọ́lọ́wọ́ bá ṣe àwọn annabi ọlọ́wọ́ bá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá àdéhùn ni wọ́n bọ́lọ́wọ́ bá ṣe pé àwọn òjíṣẹ́ṣẹ́ àwọn ò sì ní fìkà kapamá àwọn ò sì ní kunu láti sọ tó tó náwọn ìta annabi sallallahu alaihi wasallam fi ma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sì jẹ́ yíwa nínú al-Qur'an pé wa kadhalika ja'alnakum ummatan wasata in ta fi sayi ní al'umma ti se kó wá lẹ́yìn niyẹ àbí in ta fi sayi ní al'umma tó wà níwọ̀ntúnwọ̀nsí niyẹ litakunu shuhada'a 'ala an-nas kẹba fi lè jẹ́rìí lórí àwọn èèyàn wa yakuna ar-rasulu 'alaykum shahida ibadallah àwọn annabi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó bí wọn nípa àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá bákan náà ibadallah tó bá ti jẹ́rìí sí islamu tó jẹ́ múmini ó tún ti bọ́lọ̀ ọba sàdéhùn ẹwàdúrà àdéhùn tá ń bọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ṣe kò ma àwọn àjọsìn mi tọ́lọ̀ ọba dìídì sọ ní pé mìsáàkù ó sì ti gba àdéhùn àbí wọ́n ti gba lọ́dọ̀ rẹ̀ àdéhùn tó nípa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ti gba àdéhùn lọ́wọ́ wa ta bá ti jẹ́rìí pé mùsùlùmí ni wáwọ́ ta bá ti jẹ́rìí pé Ọlọ́run Ọba ẹyọ kan ṣoṣo ni àti pé àdéhùn pẹ̀lú Ọlọ́run Ọba kò nìkan la máa jọ́sìn fún gbogbo ẹni tó bá fi ń bọ wàlíyì míì ṣéwù ní kò ṣéwù ní gbogbo tó bá ń bọ yàtọ̀ sí Ọba irú ẹni o òpé àdéhùn ọla Ọba ọla Ọba subhanahu wa ta'ala yóò sì fìyà jẹ lórí gbogbo àwọn àdéhùn tó ti pé tó ní pẹ̀lú Ọba tí ò pé wọn Ọlọ́run Ọba ní wadhkuru ni'matallahi Ọba ẹlòmí ẹlòmí ń búra lójoojúmọ́ pé ọlọ́run ọba nìkan ló tọ́ sí ìjọsìn ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ni ẹ òun ló pọ̀jù nínú àgárò annabi sallallahu alaihi wasallam la ilaha illallah òun ló pọ̀jù nínú àzíkiri annabi sallallahu alaihi wasallam ẹlòmí sì ń wí lójoojúmọ́ yìí sì ń bọ nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọba yìí sì ń pè nǹkan mí tó bá ti pè la ilaha illallah tán yóò tún pè nǹkan mí

àdéhùn wa pẹ̀lú Ọlọ́run Ọba bí wọ́n parẹ̀ àdéhùn tó sì lágbára jù náà ni ìjọsìn fún Ọlọ́run Ọba bákan náà ibadallah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà wà létí àdéhùn rẹ̀ ó ní wa malakum la tu'minuna billahi war rasul kí ló dé tẹ́ bi rabbikum nínú Olúwa yín

nínú àwọn àdéhùn tá ní pẹ̀lú Ọlọ́run Ọba òun náà ni gbogbo àṣẹ t'Ọlọ́run Ọba pa wá nínú Qur'an àti nínú sunnah nabi sallallahu alaihi wasallam àti gbogbo t'Ọlọ́run Ọba kọ̀ fún wa àti gbogbo tó kọ̀ fún wa nínú sunnah nabi sallallahu alaihi wasallam Ibn Abbas ń sọ nínú tafsiru Tawari pé kullu ma ahalla Allahu wa ma harrama wa ma farada fil Qur'ani fa gbogbo t'Ọlọ́run Ọba ṣe ní haramu gbogbo tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ ẹ̀yàn àdéhùn ní láàrin wà tọ́lọ́wọ́ ọba ó ti àdéhùn ní láàrin wà tọ́lọ́wọ́ ọba ìtọ́lọ́wọ́ ọba fi ma ń padà rẹ̀ nìyẹn ahdu ahdu wa kana ahdu Allahi mas'ula ma ń ní kó ma yọ zaka tó bá lágbára ọlọ́wọ́ bó bíọ́ ó ti bọ́lọ́wọ́ bá sàdéhùn ní kó ma gbàwẹ̀ nínú Ramadan ọlọ́wọ́ bó bíọ́ gbogbo tọ́lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ ó ti bọ́lọ́wọ́ bá sàdéhùn kó ní mutí ó ti bọ́lọ́wọ́ bá sàdéhùn kó ní ṣẹbọ ó ti bọ́lọ́wọ́ bá sàdéhùn kó ní fi nǹkan mí búra ya fọ́lọ́wọ́ bá ìwọ́n náà wá wòye ìgbà tó ń já àdéhùn ọlọ́wọ́ Allah

Shamru ibn Atiyya ó sọ pé ma min muslimin illa wallahu illa wallahu azza wa jalla illa walillahi azza wa jalla fi unuqihi bay'a kò sí muslimi kan àyàfi pé Ọlọ́run ọba ní ìbúra lọ́dọ̀ rẹ̀ toro ti gba islam Ọlọ́run ọba ní ìbúra lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ọba ní àdéhùn lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́run ọba obi on pare bákan náà òun náà ni àdéhùn tọ́lọ́wọ́ bá gbà lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀dọ̀ àwọn àfá ọlọ́wọ́ bá ní wa idh akhadha Allahu mithaqa alladhina utul kitab ọlọ́wọ́ bá ní ìbátá gba àdéhùn àwọn tọ́lọ́wọ́ bá fún ní ìmà tọ́lọ́wọ́ bá fún ní tíra latubayyinunnahu linnas ó sàlàyé rẹ̀ fáwọn èèyàn wa la taktumuna ó sì ní pàmà jù sẹ́yìn wọn àwọn sẹ́yìn wọn ìtọ́lọ̀wọ̀ bá ní kí wọ́n pa wọ́n lásẹ̀ rẹ̀ kápa àwọn ìyàlásẹ̀ wọ́n sì pa wọ́n lásẹ̀ rẹ̀ mọ́ wàṣtàrà òbí hì sámanan kọlìlà ìtọ́lọ̀wọ̀ bá ní kápa àwọn ìyàlásẹ̀ rẹ̀ kákọ̀ fún wa wọ́n wá fi pàrọ̀ fún owó wọ́n fi pàrọ̀ fún èrè tó kéré ga ọlọ́wọ́ bá ní fàbí ìsàmá yashtarun a ó

àwọn ilé ìtún wá kéré nínú àwọn àmà nábi adama tọ́lọ̀ ọbọ̀ gbédìdé lójọ ọgbìndé o ìwọ náà máa wòye sí bọ́lá ọba subhanahu wa ta'ala sì sèsù rẹ̀ níwájú gbogbo ayé lójọ ọgbìndé barakallahu li wa lakum fil qur'anil karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد Allah fulfilling the promise of Allah the confidence with Allah it increases you in iman it increases you in the fear of Allah and no one will do this except someone who, really, truly fears Allah Ibad Allah, it is because you have left the confidence of Allah our promise with Allah. That is why Allah is punishing us through the hands of the disbelievers. Allah is punishing us through the hands of the disbelievers, the hands of the kuffar. Those who deserve punishment are the one punishing the Muslims. Why, ibad Allah? Because we have left our promise with Allah subhanahu wa ta'ala. We have left the promise with Allah that we are going to worship Allah alone and we are not going to associate partners with Him. Ibad Allah, look at our society. How many graves that people go and worship in our society? We have left the covenant of Allah that we are going to follow the sunnah of the Prophet sallallahu alaihi wasallam and we are not going to deviate from it. Ibad Allah, the Prophet sallallahu alaihi wasallam used to call the companions, "Come and swear to me. Come and give me your promise that you are not going to leave my sunnah and you are going to follow Allah and His Messenger." Ibad Allah, we have left that. And that is why Allah subhanahu wa ta'ala is punishing us. Until we fulfill the covenant of Allah on us, the covenant of Allah that Allah subhanahu wa ta'ala requires from us, because it is a promise with Allah, every single one of us, every single one of us will be asked about it. Allah subhanahu wa ta'ala says in the Noble Quran, إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى samawat We presented this trust this trust of worshipping Allah alone and not ascribing partners with Him. We presented it to the heavens. We presented this trust, this covenant, we, present, we presented it to the heavens. Wal arb, we presented it to the earth. Wal jibal, we presented it to the mountains. فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا They refused to bear it. وَحَمَلَهَا الْإِنسَانِ But mankind bear that burden. إنه كان ظلوما جهولا and in, indeed is, of, is an oppressor to himself and his ignorance ليسأل الصادقين عن صدقهم so that Allah will ask those who are truthful about their truthfulness وأعتدنا للكافرين عذابا أليما اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن دنيانا التي هو فيها أعشنا وأحسن لنا ديننا التي هي عصمة أمرنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا في كل شر اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر اليهود الغاصبين اللهم أهلكهم جميعا اللهم رد كيدهم في نحورهم اللهم انصر المسلمين يا رب العالمين اللهم انصر إخوان المسلمين في فلسطين اللهم ارحم موتاهم اللهم اشف مرضاهم اللهم فك أسرهم اللهم فك أسرهم من الغاصبين اللهم أهلك اليهود والنصارى أجمعين اللهم اجعل كلمتك هي العليا اللهم اجعل كلمتك هي العليا اللهم انصرنا يا رب العالمين اللهم انصرنا واعف عنا اللهم إنا نعلم أن ذنوبنا كثيرة وأنت أرحم الراحمين ارحمنا يا رب العالمين اللهم ارحمنا يا رب العالمين اللهم اعف عنا يا رب العالمين اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين ليس لنا سواك يا رب العالمين اللهم أنت ربنا ارحمنا وانصرنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد